baby. No, now. <laughs> It's Elijah. You won't come back. All those small, small girls are there. I'll be back just now. You don't have to go and do what I have to do. Ah, my baby. You know you're the sugar in my tea. I love you. I love you too. What is it? Did he say I love you? Uh-huh. Ó sọ bẹ́ẹ̀. Ó dẹ̀ gbọ́. Hmm for your mind he love you mm -hmm. he love you abi mm -hmm. e dey come mm. you dey deceive yourself shey you know let me deceive at your <laughs> age thank you <laughs> love you old it. <laughs> another hits jam from wipeloaded.com. orúkọ tèmi ni mc gẹnẹgẹnẹ lẹ́gbẹ̀ẹ́ mi bí solo tui aka congo master. gbogbo ẹ̀yin tẹ́ wá wò wá kí n yín o ẹ tí ìdí kọkọ wo tẹyin tẹ́lẹ̀ rìhásà ni. the man of our time he has been giving us heat hit back to back. Owó bàbá imagine. I dedicate the song to my baby. If you're behind, what's my classic. So, Say let go, they wear shoe. My baby na gold, my baby too dope. Was your mother a dealer? My baby na bomb, oh, she blow me oh. Was your father a soldier? Yeah. Fresh on the bed. My baby is sweet, my baby is nice. My baby like my veggie. My baby, this your sweet kind of love. Jelly, jelly, body, baby. Sugar, you cannot sell pain. For your matter, zero down, girl. Shake bread, you cannot tabolo. If I'm a, you want the show. Yeah, yeah, flower, my flower. know say na so this guy don dey sing this song mm. for the last thirty years. yes yes but you never mention her name o. Oh. I know but we know say na she in this know me know me. gbàgbé sọ̀rọ̀ last. ó máa àà òun pè é òun pè é à ń sọ̀rọ̀ bọ̀ ṣe mọ̀ pé ó bízì náà olórin ah. máa ń bízì. ọ̀bọ bó ṣe parí iṣẹ́ ẹ jẹ́ ká kí ṣó mọ̀ pé kọ́ta ti rí ẹ̀ pé mm, ah, ó máa ń bízì. pé a fẹ́ bá a sọ̀rọ̀ àá fẹ́ kí ṣé kò mọ̀ wá pẹ̀lú ẹ̀ ní a fẹ́ kí fún ẹ jọ ẹ sí ilẹ̀ jàre. Ah, ẹgbà ẹ má wọrí ó máa tó pè mí ṣé bó ṣe perform tán ni ẹ jẹ́ kátẹ́gùn fẹ́ sí i now let him breathe ọkọ mi. ẹ ní sọ̀bẹ̀ torí tó bá tiẹ̀ pé gan ṣe mọ̀ pé olólùfẹ́ mi olólùfẹ́ mi nìkan ló máa ń sọ ó lè máa pè wó nu wọn ló pè ń. èmi ò fẹ́ ru eré yẹn o. sọ́jọ́ ọ̀rọ̀ pọ̀ fún ẹ jù. ẹ má bẹ̀ẹ́ mi. I no like that kind play. please. Aremi! oh, yes, oh, yes, eh. my honey. Oh, ah,